oho ǹjẹ́ fo bí ojú dá mo tún gbé titun dé o. ìlú London ni mo wà lónìí ìyá Adébóyè Àbẹ̀fẹ́ tí mo ti rántí tú bàbá ta. oṣù kẹwàá nìyí nínú millennium titun idán baba idan ni mí nínú károjọ́ tó mọ́gbọ́n wá wẹ́rẹ́wẹ́ èmi nu sòmùbẹ̀bí ọjọ́ kan tàrí ọkọ ìyàwó ẹ̀. Àbẹ̀fẹ́ hmm, ní Àbẹ̀fẹ́ lọ́hùn-ún tó bá ti jogo àtagbára Ọlọ́run ló gbé mi débi mo wà lónìí tí kì í ṣe tó oògùn tàbí tayé ah, ajẹ́ kó parí ń mọ̀ wà bí ẹ̀wà lọ́nì kíkiri omi ata àmọ́ àṣìká lágbára tí wọ́n ń gbé pọ́n fi bọ́jú ni àkànmú ti wí ìjọ tí pátáwẹ́rẹ́ kéré ni ìjà pọ̀ jogbo bí orò tó ní lónìí alábẹ̀fẹ́ tí mọ́gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kí mọ́ba àpàgbà ní wèrè ni ẹni ọgbọ́n tó lẹ́lòmíì ògbọ́n máa ń bá bá di gbólógbé kàtá lásán lolúwa rẹ̀ yẹ ó máa jẹ́ ọmọ kàtáǹgà èmi ọmọ yín tó ní lónìí sẹ́wọ́n di dandan fọ́lọ́run tó dá mi mo gbọ́dọ̀ là ní tèmi ni n ò pé òsọ̀kalẹ̀ ìdùmàrè láti wá là mí láyé oríṣi èèyàn méje àti nǹkan méjì akọ aláǹgbá abẹ̀dọ̀gbàdàgbùdù lè jì adìẹ òkókó àbí fún dàrúrú dàrúrú lẹ̀ takótó kàgbá ìyáká ẹni tí fẹ́yìn lu eyín ní gbègé ń gbègé àtàdàmọ̀dé ẹkùn tí rìn igìjà igìjà títí dórí màjàláwọ̀ ẹ̀fọ̀n tí fìwọ́lù wọ̀ gbọ́n gángan gbọ́n gángan mọ́ká ti bímọ bóró ní mùyáká mùyáká àtọ̀dàǹdà àṣá tí jalè láìlẹ́jọ́ lórí olódì ṣaṣa ọ̀gàn ṣaṣa lótú fẹ̀ mọ́dákẹ́jà pariwo wíjọ́ aṣadìẹ tí baṣọ réjereje lórí ìkọkànlá tí ṣògbólógbò kọ̀ǹkọ̀ tí dóńsàlẹ̀ odò àti ó tán òtán ajá ńlá òládò ayé gbẹ nítorí tibitire nìgbẹ́ńlá kòró wọnú ọ̀gán mo gbọ́dọ̀ làlàyé tèmi ní Gbẹ́ngà Adébóyè torí èmi ti gbé Olúwa ka iwájú mi nígbà gbogbo nítorí tí ó wà ní ọwọ́ tó mi sẹ́ a kì yóò ṣí mi ní ipò ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ bí akọni ẹlẹ́rù kò tún yẹ ó bẹ̀rù ibi kan mọ́ igun ló máa ń tó mú un tí fi ń rè yé sínú igbó èmi á ní sabínú ẹni náà tí ń bákabáka ayé ká ń torí ẹni olúfẹ́ bígun yé sáàrin jà pápá kí ni tẹ́nìkan lè fẹ̀yìn rẹ̀ ṣe ìjì ògbúdọ̀ jà kó dominú àgbọnù afẹ́fẹ́ burúkan ò ní falẹ̀ fagiya títí tí kó wá lọ tó tún gbẹ́gi bá rẹ ni ti rangi mú ti ń dáná orí omi àti tabẹ́ omi nítorí olúwa gbé mi ga ẹ wí fún pọ́gẹ̀dẹ̀ rẹ̀ ń bàjẹ́ lọ́nu títí rò pé ń pọ́n abuké tó níṣẹ́ mẹkáníìkì ní ń wù láti ṣe ìtaba balẹ̀ ní ó bàjẹ́ yóò fẹ̀yìn dá òlu tí gbogbo wájú ilé bàbá ẹ̀ ni ẹ̀jú ẹ̀ lẹ́ẹ̀ oh god ẹ̀ gbọ́n tí mò ń wí o lóòótọ́ lọ́lọ́run ń sọ pé òun ọ̀fẹ́ràn àbòsísí àti jìbìtì yóò dákun dábọ̀ yóò mọ faramọ́ kọ̀ọ̀kan ni o torí bàbá ọmọ òní jẹ́ gate man lọ́run kó wá lajú rẹ̀ lẹ̀ kọ́mọ tó bí ó wọ géètì tó lọ sọ́run àpáàdì ah, yóò dọ́gbọ́n ti ní jìbìtì ọ̀sẹ̀lẹ̀ o ẹlẹ́sẹ̀ ó yà di méjì lọ́dọ̀ ọlọ́run ọba mi ni ẹ̀yin òkú ọ̀run ẹ̀ ń gbọ́ o gbígbẹ́ ní pé bìrìkòtò bìrìkòtò tí wọ́n ń dáná ibi rojọ́ ibi nítorí olúgbénga nílé ayé ìkọ̀ọ̀kan lọ́mọ wọ̀ yọ ẹ̀ mọ̀ pé wọ́n sọ̀dọ̀ bàbá rí ìṣẹ́jú kan sẹ́ nínú odidi ọdún kan tí mo fi ń bínú ẹni tí ìràwọ̀ tiẹ̀ náà búyọ láì ní láríjà àbí mo kàn fi ṣe lára rẹ̀ lásán lóko o abẹ́fẹ́ ọ̀kín bí o bá ti jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé tọ̀sán tòru rìsáàtì ọpọlọ tèmi lèmi ń gbáká tọ́jà tó bẹ́mi lèmi ń ṣe ayé lóṣù lé bá dandan o ayé náà ni ó máa fi dandan sí lọ òde ọ̀run gbà tí ìṣòògùn àlólúgbénga abẹ́fẹ́ ọ̀kín mo tún dédé tò nílẹ̀ẹ́sẹ̀ àbẹ̀fẹ́ ògùn tá a ránṣẹ́ ìjà ògùn sí ọlá yìí mi ká mo ta pírí mo lé ìwọ̀ nípa dílé mi àtògùn torí mi lèmi fi náà rin wẹ́rẹ́wẹ́rẹ́ tí fi ṣọṣẹ́ ńgbà ojú ọmọ gàngàn wọ alágbẹ̀dẹ ọ̀run mi ṣe owó lẹ́gbọ́n èmi làbúrò rẹ̀ ìyá ò sì gbúdọ̀ jàbúrò lójú ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni ń bínú pégbá wọ́n mọ rìn kiri ni ẹgbẹ́ ẹ̀ta dùn ò lè gbé pílò tẹ́ bùbù àwòdì ìjẹ́ ìbá ọlọ́run mi lónìí o ọba alágbára mọ́ béèrè àyò tó lò ó ọba tó parẹ́ ìlàjùbà tẹ́nìkan ò rí ọba kan ṣo tèmi nání ọlọ́pàá second point nání onítàfín àtúndánfó babaláwo nání ọpọ́n afá àti fáyèmí nání ọlọ́run ọba oníṣègùn nání ewé àtegbò oníṣòwòlú nání bọ́jẹ̀tì àárín ìlú wọn tẹ́tí sí rédíò àti tv àwọn amẹ́ríkánà àti lọ́ndọ́nà nání green card ìwé ìgbélú èmi nání ọlọ́run ọba ọlọ́mọge nání ẹwà ara ẹ̀ pẹ̀lú kírìmù àti oríṣiríṣi ọṣẹ bẹ́ẹ̀ lolórin nání microphone tó sínkúrú dùdù tó milẹ̀ àtìlù àtọ́gbẹ gbẹ̀ngà adébóyè mi ńná ní ọlọ́run ọba àwọn onítìátà ńná ní location landlord ńná ní mọ́tẹ́ndì látọwọ́ tẹ́nàntì tọ́gbà lé olúgbẹ̀ngà adébóyè mi ńná ní ọlọ́run ọba ni sójà ńná ní ìbọn àtẹ̀tùbójú ogun bá ti lé agbójúláyé ńná ní ayé àwọn agbágbára lókè èèpẹ̀ ńná ní àwọn ìpàdé òru inú ẹgbẹ́ wọn táìmù yẹn lèmi mi kòró ní alelu mùsùlùmí ńlá ní Allahu Akbar lásìkò ẹ̀sìn Gbẹ́ngà Adébóyè mi ńlá ní ọlọ́run ọba dúró lọ́ba ahọ́n yín òun náà lọ́ba ahọ́n yín ọba tó rí mi báyìí tó ṣe mi báyìí tó dá mi báyìí tó ń tọ́ mi báyìí tó ń pọ́n mi báyìí tó ń fẹ́ mi báyìí tó ń ṣọ́ mi báyìí tó ní mi báyìí tó ń sin mi báyìí tí ń sìn mí báyìí tí ń kẹ́ mi báyìí tí ń gẹ̀ mí báyìí tó fẹ́ mi báyìí tí ń yá mi báyìí tó lọ́ mi báyìí tó ń bomi rin mi báyìí tó ń fojoojúmọ́ dúró tì mí lò mí gbà mí dẹ̀ mí fà mí bà mí gẹ̀ mí gbà mí lẹ̀ lọ́wọ́ gbogbo alágbára bí wọ́n bá tafà kan tán wọn a tún yọjú wá wo oníṣẹ́ wọn bóyá ó jẹ́ ni àbí ọ̀jẹ́ ìfẹ́ kọ́ salutation wọn hmm, ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ǹjẹ́ ìbá ọkùnrin ìlú yìí ìbá obìnrin ilẹ̀ yìí ìbá tẹ́wọ́gbadé aya ọlọ́fin ìbá aṣáwó gbèrú lónìí ìbá ọkùnrin rúdúdú bí irin ìbálìmí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò ìwà ìbágbàbò jẹ́ lónìí o àtàdéborí sìgìtì kọ́ni ń fa ọ̀la ìbá ojúlé téńté ọ̀rẹ́ mi àkọ́kọ́ tá a jọ ṣe kékeré lágbede méje ayé òun ọ̀run àtìlá méje ọ̀sà níbi ó ti jẹ́rú lásán báyìí nílẹ̀ ẹlẹ́tíá tí kìmí tí kìmí lọ́ máa dúró fọmọ́ndínrín ọwọ́ buta wẹrẹ sójú abínú ẹni abàtàǹpàkó kó wọn mì bí ìkàlòkàlò ọmọ ṣe o erékùlù àìlọ́bẹ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ mú jésù faragbìyà àbẹ̀fẹ́ ọ̀kẹ́ ọ̀la tó yí mi ká mo dalágẹmọ tẹ́rẹ́nu rèé o ibà bẹ́yìn ò mọ̀ èmi mọ̀ pé ìbà lálágẹmọ tẹ́rẹ́jú ń jò ní ti fi ń gba gbogbo aṣọ títí dòní nígbà tí iṣẹ́ òògùn ìbá gbogbo pátọ̀pátọ̀ wòlíì wòlíì tí ń gbàdúrà fún mi àtàwọn àfa ńláńlá séwù jàǹkànjàǹkàn tí ń torí mi ń fa tẹ̀sùbá ìbà ẹ̀sìn mùsùlùmí lónìí ìbà ẹ̀sìn kírísítẹ́nì mójúbà àwọn tàbáláyé ìbà àwọn òǹfàdúà jagun ìlú tó jẹ́ pé bí wọn ò torí mi tan kándù lórí òkè ọlọ́nkọ́lé tí wọn ò torí mi gbé náà dúà lọ òkè ẹ̀rìnmọ̀ tí wọn ò torí mi má bẹ́là lọ orí òkè kòsẹ́ntì tí wọ́n ń gbàgbé àìtorí mi gbé oyin ojú dá lọ orí òkè àwámárìdí táwọn òràn ti fowókọ mi gbómi kẹ́ẹ̀gì funfun lórí òkè tabora tí wọn sì torí mi séra ní òhò lórí òkè òkò yìí lókè àgbélú odò àwáyè ní òkè àdá ní òkè kirun ní ti gbowó ní àbókè ìrágbìjì àní tí wọn òràn ti torí mi gbóhùn àdúrà sókè lókè àbárí mùtápà tí ń bẹ lẹ́yìn gbó ọ̀rà ó sì kápákà máa lè kúrí bí síta ṣùgbọ́n tó jẹ́ pé aleluya tí wọ́n ń ṣe fọ́lọ́run bí wọ́n ti rántí bó ti ṣẹ̀dá mi nísìnyí jẹ́ ń rí ìyọ́nú ọlọ́run ọba náà mo ṣèbá wọn dandan ni yóò yẹ mí ni kò ní yẹ lẹ́ ńgbà mo ti ṣèbá gbogbo wà léyìí ọlọ́run tí ń jẹ́nu kàbáwù tó rẹ represent àwọn ànábì tó hàn àwọn nujà báwù tó represent àwọn tọ́lọ́run mi ránṣẹ́ àwọn búdà láwù tó dàbí mínísítà tá a gbé kó nbí kan lọ bí kan láìláìláìláwù tí mo ti ṣèbà àwọn àbùdálù tí fúnni ní ìṣípò padà pé wọ́n lọ hẹ́ẹ̀dì bí ìwọ ni wọ́n lọ hẹ́ẹ̀dì bẹ̀rùn tí mo ti ṣèbà àwọn lìjálù lìgáìbì àtàwọn méje kan tí jẹ́ àyàrù tí ń control sunday sí saturday tí mo ti ṣèbà àwọn wàlíyí olúwa tá ń pè lánìwárí tí control ẹ̀dá àti wákàtí márààrún tí mo dẹ̀ ṣèbà àwọn mẹ́rin tí jẹ́ àwòtádù tí control orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àtẹyọkan tí jẹ́ gáà dáúsù la ilaha o lè jẹ́ kírísítẹ́nì o lè jẹ́ mùsùlùmí o lè jẹ́ babaláwo ọlọ́run ló mọ nǹkan ẹ̀ dá gáúsù yìí náà ni a tó ń pè ní kútùbù lìjáàmì yìí o náà ni tó ń jẹ́ fárídù lìjáàmì yìí lẹ́ka nǹkan kọ̀ọ̀kan là á ti rí han ó sì dẹ̀yìn ọgọ́rùn-ún ọdún atótún ríru rẹ̀ míì gáúsù olórin ń bẹ gáúsù sọ̀rọ̀sọ̀rọ̀ wà ṣé o bá ń pèrè ń gáúsù ara níhun ẹ bá fi rí gbóná họ jabari tó lóun gausu ọdún kẹta ò pé tó dèrò oko gáúsù kan kù lọ́báfẹ́mi awólọ́wọ̀ nílànà tiẹ̀ àti tòṣèlú awólọ́wọ̀ kú tán wọn lábẹ́ ọlá lókù mọ́nirọ́ lẹ pa gáùtù ṣòwòṣòwò lẹ̀mú kí ọmọ abíọ́lá tó lóṣèlú kọ́ káàtì tó tún rírú rẹ̀ ó dẹ̀yìn ọgọ́rùn ọdún gbáko wọn fi dànù àbí èèyàn mélòó ni ó jẹ́ ayé tó bábíọ́lá ṣe jẹ́ tó ní ìkáyé rùn tí ó tún lódìdí ọdún mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láti bọ́ lọ́rùn mi pàdé kó lè lọ́rùn bó ti láyé kòrówó kòróbìnrin kùránì àti bíbélì ní ń bá sùn rìn fọdún mẹ́rẹ̀ẹ̀rin kò kọrin fújì kò kọ jùjú fọdún mẹ́rẹ̀ẹ̀rin tayọ yasangafurula asangafula yasangafula asangafula asangafula asangafula lẹ́ẹ̀kan sí kọ́lọ̀ ń bá wa tẹ́ sáfẹ́fẹ́ rí kọ́lọ̀ rẹ̀ ó dùn ju bí ayé rẹ̀ ṣe dùn lọ iná máa ń ro ìṣàdá ṣíyá ń yakùlà làwùkùn fàyàkùn.